الحاكم قد يفضل ومن تبيت الدنيا مما تعرض السميع لكم الضحات قبول قبول قبول أجل ọ̀gẹ̀rẹ̀ àwọn àmìbìkan abẹ́kùn ní ìdí àbà tàbí gbogbo ìlànà ọ̀sán òdá ọmọdé ní ààrùn ìdí àbáyé làwọ́ wà bàbá ìjọ ọ̀sán ilẹ̀ láti wá sí bá abẹ́ ní ibẹ̀ lójú ẹ̀kọ́ wà abẹ́ ìjọ ibẹ̀ ní kúrò dáadẹ́lọ́wà ọwọ́ àti àárọ̀ ìjọ àwọ̀ wọ́pẹ̀ fún àà mẹ́ta tó lọ oṣù ọlọ́run ìsìnlẹ̀ àyà ọwọ́ àpapọ̀ fún ìgbàmọ́ rẹ̀ olùkọ́ àwọ̀ ní gẹ́gẹ́ lọ́rùn àwọn sọ ápá méjì ìgbìmọ̀ sí ní ìṣùgbọ́nà àwọn tó lábẹ́ ìgbàmọ́ الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد الله أكبر كبيرا والحمد لله كثيرا وسبحان الله بكرة وأصيلا وقال هم تهب فمن الملبي ومن المكبر ارنتي سي تلبيه لبيك اللهم لبيك ارنتي سي ذكر تاسفي ولم ينكر علينا صلى الله عليه وسلم ان النبي سي كوتني كان شجاعه تاع امبله ان تيوكا وا ذكر لليمو اوا لوجوكا وجوكا لواني اوا تيلو صارت باي والله wọ́n lọ wọ́n lọ pẹ̀lú ẹn tí ó ma ṣe labbaik Allahumma labbaik tó bá wù kọ́ ma ṣe yìí pẹ̀lú ẹn tí ó ma halala Allah wa ta'ala la ilaha illallah wala nkàlùkọ́ ma wọ́n ni tán sàsán pé ni náà ni yawmi annabi ni ẹgbẹ̀rẹ̀ gbàwẹ̀ jẹ́ àrùfà liman min hajjij láti lè fi lókun àwọn tó fẹ́ ṣe hajji tàbí ọlọ́ àràfà ọmọdéwọ́ kí láwọn wá fẹ́ sí báyìí bú na ti fẹ́ mọ̀ ń bò dí ọ̀lẹ̀ ẹ̀bù ara sínú gbá ẹjí wọn lọ gbé fún gidi tí ìkútúbà lọ tọ́bí mú kọ bá wẹnu tọ́bá mú tí ọba mú ọba wẹnu àbí sì gba igbáhùn lọ́wọ́ wọn ló sì dákọnu ní mú torí pé yọ́mù àrọ́fà yìí ọjọ́ tí èèyàn máa bọ́lọ ń lò bí ẹn pẹ́ òun ní ìlú ọjọ́ mìíràn ni ṣùgbọ́n sáà gbọ́ yíbẹ̀ kí ọjọ́ tó jẹ́ pé téèyàn ọ̀bà sí ń bẹ̀ gbogbo ìsúnmọ́lẹ̀ téèyàn bá ń ṣe ẹkún gbọ́dọ̀ tó máa tẹ̀lé ah, ọba sí tùdí wọn bí ọba sí jọ náà in si pẹ́pẹ́ fún fọ́lọ́wọ̀n bá rẹ̀ títítítítítítí tí àsìkò zoro fi wọlé bó sì wọlé salawatu rabbi wa salamu alayhi kòkí ó sì sòrò tásìkò asìkò náà fi wá wọlé ọwá kí méjèèjì pọ̀ jamu ta'khir jamu tánàbí lọ lára salawatu rabbi wa salamu alayhi wọ́n wá pè ìrun kan ìkọ́ọ́mà méjì ìrun ọkọ̀ tí ó kọ́pẹ̀ iná ní ìkọ́mọ̀tẹ̀lẹ̀ wọ́n kí zoro wọ́n wà kí wọ́n kí méjì ará Mẹ́kà náà tẹ́ náà tó ń gbọ́gbọ́ náà tẹ́ wọ́n fọ́n

jẹmáà gbogbo ọjọ́ òní ọjọ́ ọ̀bùkún ni ṣùgbọ́n ìrọ̀rọ̀ rẹ̀ tó wá yàtọ̀ káà bá wọ́n lọ́n ti ànẹ́bì ṣe kò ń gẹ́ àràfàtí ẹ̀wà sọ wá jẹ́ jímọ́à sábà pẹ́tẹ́lẹ̀ náà jímọ́à ọjọ́ ọdún ní fún àwọn ìrọ̀lẹ́ rẹ̀ èmọ̀ tó ń bẹ̀m̀bẹ̀ nítorí pé ọ̀rọ̀ táwọn àfáà sọ lórí ọ̀rọ̀ táìmù láàyù wà fi kò ha rọ́jùlù muslimun ẹnìkan tó jẹ́ musulmi fọ́lọ̀ kò ní sí dédé àsìkò kọ́ wá sọ àdúwà kan kọ́lọ̀ rọ́ngì ẹ̀ kí à ń táìmọ̀ náà ọ̀rọ̀ táwọn àfáà sọ lórí rẹ̀ kọ̀ ma ní 40 apá kan ní bóòrùn bá ti wọ̀ láti tọ́ọ̀zì apá míì ní no kó tó rí pé fájúrù ọyọ ni apákan nínú lẹ́gbà tí fájúrù bá ti yọ tí è ìgbà tí mọ́mù ìgbèrí mímbàrí apákan nínú tẹ́mù tí mọ́mù bá ti gbèrí mímbàrí tí è sọ padà apákan nínú tẹ́mù tí mọ́mù ọ̀dà yìí túbà méjì ó tọ́ fíṣà sọ tí ẹ̀ ṣùgbọ́n àbúrò ọ̀rọ̀ tó gbàrí wáyà ìwá ń kọ́ ìyàn kan ó wá fẹ́ sun ọmọ ìtumọ̀ òun sọ pé bó sì jẹ́ wípé ọwọ́ rọ̀lẹ́ tó díẹ̀ tó rùn ọwọ́ ó ń ọwọ́ aṣọ ọwọ́ bá ìpé kèsì ìsẹ̀tẹ́mù tọ́pọ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn àfáàfi wá rọ́lọ̀ bí pé ìrọ̀lẹ́ jùmọ́ ibẹ̀ ní kìníyẹ wa tí a bá wá sọ báhùn wípé tẹ́mtẹ̀rẹ́ ma ń gbàdúrà èyí tó wájọ́ sọ́ọ̀sẹ̀ ọwá tó se déédé pẹ̀lú ìfarawulẹ̀ pípọ̀ làwọn mọ̀ sọ wípé ọdá pọ̀ fẹ̀ntí ọmọ farawulẹ̀ lọ́nà kọgbọ́ rẹ̀ gan báyà báyìí ní ti ìbẹ̀rù kọmọ tọrọ gbogbo tí bá ń fẹ́ ó sọ lọ́wọ́ wá ní ìsìwà kọ́ ẹni tẹ́ ma sọ tọba dọ̀dọ̀ni kọ́rì dùá dùáwù yawmi àrùfà tí a bá lẹ́yìn ẹ̀sà àdúà àdúà ìwádìí àdúà àlùbáríkà àdúà rẹ̀ àdúà tí gbogbo yí bá ṣe ń jọ àràfà ní kèé ṣe ń jọ àdúà tẹ́ bá ṣe ṣùgbọ́n ẹjẹ́ ń wá sọ́sìrí fún yíò mo fẹ́ kọ́lé mo fẹ́ lówó gbogbo ẹ̀ náà ẹ̀dì kí nínú tọ́lọ̀mọ̀bá ni وخير ما قلت انا والنبيون قبلي سبن تداجو تمي سو والله لو مو في مامي او سي جي ما كلا وانا جيت تولا ساجي نا سو لا لو لوني اني بلون لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير يلا يذكر سنور لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير kò sí àdúwà tó tó lónìí jama ìbéèrè ọwà wá ọlọ́run mo ti márì ti pẹ́ tí ìbímá ń bẹ̀rẹ̀ wà ní àdúwà ilé tí bàbá bàbá mi kọ́ bá mi náà kọ́lé èyí tí bàbá bàbá wọn kọ́ náà là ń gbé bìí sí nínú gbogbo atábà àti gẹ́lẹ́tàlà àti ẹnìkẹ́kọ̀ọ́ tí wà kọ́lé nù wa níbẹ̀rẹ̀ wà ní àdúwà ọlọ́wọ́ báwọ̀ ṣúdẹ́ntì ni mí ó ti ní bí mo ṣe prógámù ṣe mí mi fásù ti fẹ́ bàtì mí jẹ́ àtijọba náà jí wọ́n gbọ́ra wọn yé nígbà lọ́wọ́ àmú àdúrà bíbá àmà ṣe ń mi yìí kọ́dà nǹkan kò fíláṣì mi lọ́rẹ̀ nígbà lọ́wọ́ àmú àdúrà ọlọ́run ṣàánú mi ọ̀rọ̀ ilé òye mọ́ bí ojúmọ́ ní ọkọ̀ mi tàbí ọmọ tuntun èèmọ́ tí ń dàn láàmù gbogbo ẹ̀ ti wọ́ bí mo bá kọ̀ ń sọkún ó náà kọ́ mi á sọkún

subhana lẹ́wọ̀n mọ́ìk ọba ìgbẹ́gbẹ́ ọlọ́wọ́ lóní wọ́lọ̀wọ̀ hamd gbogbo ẹ̀yẹ̀rẹ́ lóní wa huwa ala kulli shay'in qadir kò sí tí wọ́n lọ́wọ́ bá wọlé sí jẹmọ́ ẹ̀ta bá wọ zikiri lásán ṣọ́bùkà tẹ́ ẹjọ́ lọ́dọ̀ ọba tó bá rí bá ẹn tí mo fi ọlọ́n mi ń bẹ̀rẹ̀ rẹ̀ mú ibúra tó ní gbogbo nǹkan pátá in tí èyàn lè bèèrè lọ́wọ́ gómìnà lónìí tí rí ọ bàjẹ́ ọwà wípé in lè fún orin ní in tí èlè bèèrè lọ́wọ́ pẹ́sẹ̀ntì lónìí tí rí ọ bàjẹ́ in tí ó bà mújẹ́ ni pé ah! pẹ̀lú gbogbo adúrúgbó ṣe kàǹkà mi ẹ̀yìn mo sì mọ̀kù tó kú tẹ́síwáì fún mi wà wa parapọ̀ lẹ́ẹ̀kan náà in tí èlè bèèrè lọ́wọ́ gbogbo wọn tí wọn UK lọ́nà ẹlẹ́gbẹ́tẹ̀ Nigeria kò sí lọ America nǹkan àlérí Japan nǹkan kò sí kìí ṣe pé nǹkan ọkàn ní àìmọye ni ọwà tàbá wá ń kíyàn pé kó sí tí ò lè ṣe tó bá tí wá fẹ́ ṣe nǹkan ọ̀lẹ́ni tí ó pè ṣe tàbí mẹ́ṣe kí wá lọ́jọ́ táàmàrù Ànábì sallallahu alaihi wasallam kàbá bó ṣe gẹ́gùn mẹ́rin ibi ẹgbẹ̀lá ṣàdùwà ni láti má bẹ̀rẹ̀ tọ̀wà ọwá ní ẹmọ́ sí ogun àdúrà tọ̀bá wí tàbátí wọ́n lọ ó kú ní ìdájọ́ lásán orígun kanu orígun kejì kẹta orígun kẹrin gbogbo yàmání annabi ọwà máa sọ pé rọ́bàna àtìna fi dúníà ọwà kọwà pé tí kẹ máa wímbẹ̀nà rọ́bàna àtìna fi dúníà hasana ọlọ́run gbogbo tí wọ́n bá ti jẹ́ orí ayé tó kó bẹ̀ tí ayé ó fi di ayé fún yàn tí yóò ní lúgbàdì ọlọ́run ṣe fún à gbogbo ta ń tọrọ ta ń wá kínú wáfílẹ̀ àkìrìtì hasana tó a bá tún dọ́dọ̀ rẹ̀ gbogbo tó jó orí tó kó sálìkì àmà tó sì fún a mọ́ bá ń sì tọ̀wá fún ìjọ kan mú sàdúwà lọ́n sàdú tí ó wá tí èèyàn rẹ̀ ìdẹ́lẹ̀kẹrin ẹlẹ́kẹrin padà síbi ìkìlì wàláyà nábi annabi ni ọ sallallahu alaihi wasallama o ti pẹ́rù jẹ́ ma mi ọdá jẹ́ ìrílé kọ́ mọ́jẹ́ jẹ́ gbèsè mọ́jẹ́ bí sẹ́ni ọdárù ilé mọ́dẹ̀wẹ̀ nílẹ̀ gbogbo ti wà mẹ́ sí ànàbí bá wá jí wà sí bíkín pé nǹkan báyìí lọ́yọ́lọ́rún lásìkò báyìí jẹ́ kà ní jama'a fúra ọlọ́run ló ní fàmádá bá dà l'áàkì illa dalal tí a bá ti lọ́dọ̀ lóòrè wallahi tẹ́ bá ti fílẹ̀ ẹkùnlẹ́kù fúra ọlọ́run sọ́dọ̀ àṣẹ bẹ́yàn bá ti dára àbòjì ọ̀rọ̀ rẹ̀ bí lóòrùn bẹ́yàn bá dára ẹ̀rin ọ̀rọ̀ ẹ̀dẹ̀kún bẹ́yàn bẹ́ẹ̀ dára àlàáfíà ọ̀rọ̀ ẹ̀dí ààrẹ káàfi wá tọ́sódì rẹ̀ ọlọ́njọ́ ẹni kẹfẹ́ sàdúwà lónìí iṣẹ́ ọlọ́ fún mi lọ́mà ní ìrọmọ bí ọlọ́mọ ti bímọ jẹ́ wọ́n dà ọlọ́njọ́ pàásì gbogbo eléyìí ìwà wà láàfẹ́nú ni pẹ́lú kọ́ rí nǹkan jáde lónìí lọ́wọ́ àdúmọ̀ náà ọlọ́mọ wa ní sílẹ̀ ìlọ́wọ́ ní ìgbò tí ó yẹ̀ bẹ̀rẹ̀ nǹkan وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير ànábì ní tí mo sọnù àwọn àbí ìjọba sáàbù jẹ́ náà sọnù tí wọ́n bá wá ní ọjọ́ kan bẹ̀tẹ̀ yẹn sáàdúwà tó lè rẹ̀ jù ọjọ́ òní ni tí wọ́n wá ní ìkẹ́kẹ́ yẹn yẹn wáyé tó yọ lójú ìtọ́yọ nínú àwárí nìkan wọ́n gbá pẹ̀rin kalẹ̀ òkó gisi díẹ̀ wọ́n dáná má pẹ̀rin wọ́n wá kọfà rẹ̀ lókè ọwá bọ́ọ̀bẹ̀ ìwọ̀n fanankali pẹ̀lú tẹ́sùn bá wípé apẹ́rin òjò in táwọn èèyàn púpọ̀ ààrẹ confam dìrì ìdánà bí ìgbárò àwọn àmẹ́rẹ́ àwọn àbáàdà ni wọ́n ní oje ẹgbẹ́rẹ̀ kí ní oje ilé sì jó lábẹ̀ kí lókọ rẹ̀ ṣe bóhun àtàlìjànú ti jọ sọ mo fẹ́ mú ọlọ́rẹ̀ àjànú ní ìṣẹ́ mú lọ́rẹ̀ àti tó aljannu wa ń fi ara da in tó bá lè lò ńlá fún ní gbangba o ní ọ̀lọ̀ mú nǹkan tí ó tẹ̀ síbi iná tẹ́mì àti yóò rí iná kankan ò dé di apẹẹrẹ iná kan sẹ́ ẹ̀kìníkan aljannu fún kankan kò sí tí ó tàbámá tí bọ̀ ọ̀ràn aljannu sallallahu alaihi wasallam wallahi rí gbèmí kí wá làdúwà tá máa ṣe lónìí tó jù o náà ni la ilaha illallah wahdahu la sharika lahu lahul mulk wa lahul hamd wa huwa ala kulli shay'in qadir àwọn tí wọ́n ti wá lọ sáájú wa tí wọ́n gbọ́ nàbí yẹjẹ́ mi àti ìlọ bóò ní ẹsẹ̀ máa ṣe lónìí mú wọn pẹ̀lú gbogbo pọ́pọ́ tí wọ́n bá ń ṣe afọ́ mutrat ibn abdullahi wa bakiru ibn hujjami èèmọ̀ jáde lára méjèèjì ọ̀kan nù wọ́n sọ fọ́lọ̀ yóò ma àrọ́fà ọ wá wò lọ kò sí kankan lórí ọkùnrin kankan ọjọ́ tí ọ̀pọ̀ sí ìfà lórí àpakájá àrókan ọ ah, wá ní allahumma la tarudda haula'i min ajili ọlọ́n kí mo fẹ́ máa tọ̀rọ̀dọ̀ rẹ̀ lónìí tí ń tún sọ wípé orí ayé kan mo fẹ́ máa tọrọ ṣùgbọ́n tí ń sọ lónìí ní pé ọlọ́run ọba gbogbo adú àwọn tí wọ́n wá bí lónìí ah mo mọ bí mo ṣe rí sí wọ ọlọ́run mọ́ torí mi sọ pé ò ní gbàdú àwọn jọ ṣọ́ kí ìmọ̀ wà láàrin wọn ìbẹ̀rù ọlọ́run ní o níbi ìsọ ní tó wá ń sọ fọ́lọ̀ fíà mú sí wà wà láàrin àwọn èèyàn ó dá kápẹ́ nǹkankan ló fi sọ pọ́ ọkọ̀ àdúrà wọn lónìí ah méjì ò jẹ́ mi torí mọ̀ mọ̀kọ̀kọ́ yẹ kí wà láàrin wọn kí Muhammad al-Qahtani ìmá ọlọ́ni wọn ò jẹ́ ó sinmi nígbàtọ̀ wà láyé àwọn tẹ́sìn ọlọ́run lórí dáadáa náà sinmi afáwà kọ tí a lórí ọ̀rọ̀ ẹ̀sìn ó ní kọfí ààrẹ nù níyà ní fain afáwà dédé kan afáwà ní ìwọ́lọ́wọ́ ọba oúnjẹ́ àwọn èèyàn nílẹ̀ ń pọ̀rọ̀ orí wọn tẹ̀lé bàbá sáàlékún sáàs wọ́n mọ̀ sálámà wallahi wọ́n sọ báhùn mú fi wọ́n lọ́wọ́ bàbúra lọ́wọ́ ánìmù kọ̀bí hasẹ̀rì rọ́tì kápọ̀ olè tó àfírí ní fáwọn èèyàn tí wọ́n bá mọ̀ bí mi ṣe tó fi jẹ́ yọ́ máa wa halimta an sakoti wa an sakoti wa an tubiyani gbogbo bí ènìyàn ti ń jábọ́ gbogbo bí tí mo gbogbo ọwá ń bá mi ìbò ọwá ń fi sùúrù pàdé mi àìbínú sí mi rẹ ilójó wọn máa pè nílé èèyàn tó ọba sí ìbínú rẹ bá mi lò ayé ọba mọ́pẹ́ èmi ni dára báwọn ènìyàn sí máa sínú bàbá ìwárè gbogbo àti àmì bẹ̀láyé rẹ̀ gbà náà lọ́run tí a máa sọ ẹ̀sìnwọ̀n táwọn wílẹ̀ ìlọ́fà ẹjẹ́ a máa kí ìsára gbogbo ẹn tó bá lè máa fi ìbàdá rẹ̀ máa fi sọ fún ẹlò ní ìpè kò sí tó wò lè fi ṣe kìí ṣe ni ọlọ́run èmi orí pé wọ́láì tí ń bá mú ìrètí ẹ̀pọ̀gbọ́n tí ń bá mú ìrètí ẹ̀pọ̀gbọ́n tí ilẹ̀ títà ní ọmọ tí mo fi gbé ọ sí pé òtù jẹ́yàmà ẹmọ́ o ẹmọ́ àbẹ̀mí o kíkẹ́ ní ẹmọ́ bẹ̀ lára rẹ̀ ẹwà bilẹ̀rẹ̀ pé ibi ẹnkọ àlùwàlá ń sí pín ẹgbà fi hàn wà ẹn tàn bá lò mọ́rọ̀mú kan jọ kan wọ́n wò pé ìwọ lọ́n mọ̀sánúwà gbogbo àwọn tí wọ́n ń gọ́fà wáyì wà lẹ́yìn tá gbàrà wọn lálìkì àmọ́ ẹ̀ntà ń bá lóì onílá yúsàlù àmá yẹ fún alò in tó ń bá sí wọ́n ebi òun wà lẹ́yìn yẹn lè jí gbogbo Nàìjíríà tọ́lọ̀ òkùnrin jì ẹnjí 1000 bómi ọlọ́sìn ọmọ lọ́nà ní ìbá dá tí tí ń ọlọ́sìn lè pé wọ́n ó jíyà ṣùgbọ́n ibi ẹ̀rọ ti ma bọ̀ ní wípé ṣe gbogbo èèyàn náà ni ó ṣe bá ń fún ẹgbẹ́ àwàlẹ́ tí mo gbọ́ ẹnu sáṣọ yìí <laughs> irú tí bàbá ní ìrìn ojú ẹgbẹ́ ṣe gbogbo ṣe àwọn àwọn ẹgbẹ́ tó àbọ́sì mẹ́ tánà lórí ipé àṣẹ yóò rí èèyàn lè já kótò kéèyàn bá sọ́rẹ̀ dára gbájú ọlọ́run jẹmọ́ ẹjọ́ wọ́n ti fẹ̀sìn gbáwájú náà kó máa wà lẹ́nu yí pé àwọn àbá yọ́bọ̀ wọ́n ni jíwẹ̀ rọ kó sí rọ ni wallahi rọ ni àfi kó ní òsì mìíràn sí ní àṣí ẹni kankan yàtọ̀ tí ẹ̀ gan ni dọ́bù tí ẹ̀ o gan ni dọ́bù in tí ẹni a máa wílò nínú jama'a sọ́wọ́ bá wa mọ́ ọkùnrin kan àfá ni wọ́n ní Saudiya ọmọ Saudi náà ni kọ́dà lẹ́kítọ́rà ni wọ́n nínú ma hadith ní ọ̀sìn wọ́n wá parí ájú lọ́gbọ́ kan bẹ́ẹ̀bí 2002 àbí àwọn 2 àbí àwọn 3 ní ìmọ̀tílára ọ̀pọ̀ méjèèjì wọ́n wá wárí ìyá wọ́n sì jẹ̀bí àbúrò sí àfáàmì wọ́n wá ń sọ̀rọ̀ wọ́n ah, ní Nàìjíríà mú ti wá mú ní Nàìjíríà mú ti wá ó ní kí ní dàmú àwọn aráàlú yẹn náà kí lè rí ah, man domina lahumul qabul ta ló sọ pọ́lọ̀ ti gbàṣẹ́ wọn àgbà ah, ní kílẹ̀ rí ó ní ra'aytuhum nínú àìní ojú ìgbò fi ní ọba yarqusuna masá àrọ́fà tí a nàbí ń tẹ́tẹ́ fún fọ́lọ́ ọba subhanahu wa ta'ala rẹ̀ gbí tí tí tó yẹ jọ ó ní jọ làwọn èèyàn ìmọ̀ in tó bá jẹ́ pé jò nìkan lórí tí ọmọ rí àwọn orin burúkú tí ń kọ́ tẹ̀lé bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ̀ ẹ́ pàlájà mo ti dádí ànábì mo ti kíníkà gbogbo orí ẹgbẹ́ jama'a ẹ wá bí àwọn èèyàn léèrè wípé ṣe bí kẹ́ ilé bá àwọn ọlọ́lẹ̀ fi ṣe tẹ́ǹsì wà lẹ́ẹ̀kọ̀ sẹ́ntí ọ̀sọ̀ fún ìfẹ́wọ̀n ọlọ́run àwọn kan ní àwọn báwọn jama'a abùkátà àdúwà lásìkò táwà yóò ọlọ́wọ́ báwò mo fírí ẹ̀mí mi bí nìsìn gbọ́rọ̀ sí máa sọ́nà pé mo fírí ẹ̀mí mi fún ti wọ lọ́n in sì kéw wáti náà mọ̀ ń gbọ́ gbogbo ẹn tí ó darí mi lọ síbi tó jẹ́ wípé ń bà ń bá parí òbí ìbínú rẹ̀ ni ọjẹ́ ọlọ́njà lẹ́yìn rẹ̀ abùkátà rẹ̀ abùkátà ẹlẹ́ni gangan lọ́kọ́ ní pọ́blẹ́mù ní nǹkan ti fọ́jú pọ̀ kọjá kẹ́nì kó dìde kópò ó tó se nítorí ìkíni ẹnìkan kọ́ dàrú ẹnìkan ò sí lé tó se ẹnìkan kọ́ kó sí kí ni o ẹnìkan kọ́ dàrú àtọ̀rọ̀ lé ayé àtọ̀rọ̀ ẹ̀sìn ẹnìkan kọ́ dàrú ẹnìkan ò lè tó se Ọlọ́run dákun ṣàánú wa Ọlọ́run dákun ṣàánú wa nínú àtọ́ọ̀kọ̀ méjì àwọn mẹ́ nínú tó gbà òní àdíyàwà èmi àtọ̀ kánà àfà àbúkòkò mọ̀ láti àǹsọ́rọ̀ jóni ni wo Suleiman tébì bá ti róró wọn kọ́ mi lè kéo wọ́n ni Suleiman ní bá ti róró tó bá ti súnmi nínú wọ́n lọ́n ó kú pé mi tó fi ní máa bọ̀ láyé ó fi lọ̀mí àáfi lọ̀mí ó sì jẹ rí bó ṣe rí wà ní mọ̀fẹ́ wá ó fi lọ̀mí sáàjẹ̀ bàràbàrà jẹ̀ ẹ̀mí ti pín ni ṣé ájì tí a ń sọ gbọ́dọ̀ bí sẹ́yìn ṣé àwọn tí ń jó ní àràfà sáràfà ní wà láti gbé bá wọn ni náà ẹgbẹ́ àwọn amùsùnwó lọ́wọ́ ní wípé ájì orígbó karùn-ún ẹ̀sìn wọn àbí business náà èèyàn lẹ́gbẹ̀ẹ́ méjèta lágbàjá ọ̀fẹ́ lọ́wájì gbogbo bí mbà sí dán ó kọ́ rẹ̀ ma ní kọ́ mú pásọ̀tọ̀ àpàdé ẹ̀kọ́ 10 million naira kéyìn ó ti wá kó bí ti <laughs> mọ̀mọ́ gúgúrú ìyá aláta ó kó kíkọ́ ọ̀fẹ́ lọ print fún kò sì sí tí ò lè wọ̀bẹ̀ kẹ́ẹ̀kan kó dì pé eléyìn mọ́fẹ́ kó kọ́ bá ń gbélé lórí o jẹmọ́ra lórí pàwàájì àwọn tó tìkútìkú ṣùgbọ́n kí ní ń pa wọn sí bá a ṣe mú bá a ṣe mú hajji ṣe lámọ́ràn bá a ṣe mú hajji ṣe lámọ́rẹ̀ sí bá a ṣe mú hajji ṣe lámú zaka ààrẹ tó ṣubú ara àwọn jùmọ́ báyìí lékò ààrẹ tó ṣubú nígbò òdílé rẹ̀ padà ó kún rọ̀lẹ̀ ẹjọ́ náà ìkéjì rẹ̀ òǹkan bọ̀ lé fún rẹ̀ náà ló pò nǹkan mú sọ́lọ̀ náà sì náà tó bá jẹ́ pé àníyàn dáadáa lè yẹ fi rádànwó láyé kọ sí ẹnìkan tó yóò sọ fún àwọn ànàbí adákan tààlẹ̀ nínú wa kò sí kápẹ́ ah, ah, àníyàn mi dá ọ̀hán tẹ́yìn bá ti dé èyàn ní rí ìbànújẹ́ èyàn ní rádàwó àwọn àmìbí ọlọ́rìn ẹ̀kẹ́ àdàwó ọ̀kan àwọn ló sì kàn jù àwọn sọ ìtàwì lọ àṣọ̀bá ti bọ́lọ̀ ọba sọ̀rọ̀ ọ̀rọ̀ ti á dámọ́kùn sallallahu alaihi wasallam in tó kó àpé ká máa wílé mi tó lọ nífẹ̀ẹ́ sí jù mo fẹ́ lọ́kọ̀ mo fẹ́ gbogbo ẹ̀ ti wà ń bẹ́ tó bá jẹ́ pé tó ìtàn lẹ gbànàbí ìgbọ́pọ̀lọ́ lóní ọsọ bẹ́ fún la ilaha illallah wahdahu la sharika lah lahul mulk wa lahul hamd wa huwa ala kulli ṣùgbọ́n mi mọ́mọ́ jímọ̀ bá fẹ́ra mímọ̀ tó fọ́lọ̀ kẹ́lẹ́ kẹ́lẹ́ wàláhì tó bá di ọ̀la èèyàn ṣẹ̀ṣẹ̀ wà máa rántí àwọn nǹkan tí ìgbàgbé ó ti mú ẹ̀lú wípé ah, ah, àwọn sálàfóòrẹ̀ tí wọ́n bọ́lọ̀ lò lónìí àwọn apá kan mú abala ìbẹ̀rù ìbẹ̀rù òjì wọ́n tọrọ nǹkan mí ìtẹ́sà ń sọ ní pé ságbà mí ságbà mí apákan àfáà ní kò sàbúrú mẹ́ àwọn apákan wọ́n sì mú abala ìran kan akẹ́ kò sí tí mọ̀ kó bọ̀ wájú rẹ̀ tó ní bá yanjú ẹsẹ̀ ní oremu tó wá ní ọ̀yànjú ẹ̀ kí lẹ̀ wà lórí afáwa àbẹ́mù barak wọ́n ni àṣíyàta àrọ̀fà ní ọ̀lẹ́ àrọ̀fà àwọn lọ bí afáwa Sufyan àtàórí tí wọ́n wà lọ́dún àlọ́run wọ́n bá rí àfà wàhúwà jáfín alárùkúbàtẹ́yìn orúkú méjèèjì báyìí àwọn ẹni ọlọ́n tí a yàtọ̀ ilé ìkúnlẹ̀ fọ́lọ́n kọwa tẹwọ́ wà àìnáwò tẹ̀dìrìfàn ojú ẹ̀mẹ̀jèèjì wá ń da omi ní olè àràfà kúdùrìkú wọ́wọ́ kọwa tẹwọ́ àwọn ọmọ tí ń sọ faltafata ilẹ̀ bó ṣe wá rí kẹrẹkẹrẹ pé ìyàkan mo fẹ́ bèèrè bèèrè kan nígbà fẹ́ bèèrè olùwà ni man aswa'u hadal jami halan ta ní tí ẹ tajù nínú àti ah, àwọn alálàájí sáré ṣùgbọ́n sí sáàlẹ̀ rẹ̀ títí ọ tajù wọn lónìí tó rí ẹ́fò tí ó jẹ ní ẹ̀yìn láàrin ọgbà wọlé ah, àfáà ni ah, ẹ̀ ń bẹ́ẹ̀ pìsánì lónìí tó ń sí lẹ́sẹ̀ katọ́lọ̀ olè forí jí ohun tó ń sí ti gbà láti fún ilẹ̀ pàwátá ẹn tí ó sófò bí lọ́nà ẹjẹ́ tó sọ lórí ìmọ̀ràn kan kẹsẹ́ sẹ́nà pé ìrìnà kàtàtà náà gari ó wu ẹ̀ṣẹ̀ rẹ̀ wẹ̀ṣẹ̀ rẹ̀ látọ̀rún tó lọ ní ìjàwọ́ náà lọ́n sàánú mi mo sì gbà láti túbá ṣùgbọ́n ẹ̀mí mi ń sọ fún mi gbogbo gbà wípé ah mo jìnà mo jìdò inú ẹ̀sẹ̀ ìkọjá kí n kọ́lọ̀ òfòrí jìmì ìṣú ọmọ tàyàn báhùn àwọn apá kan wọ́n mú abala bá ń pé ìsì ní tọrọ àlékún rẹ̀ kẹkẹ lónìí jù pé sáfòrí jìmì jọ sáfòrí jìmì tẹ́yìn bá ti sọ wípé tọrọ rọ̀ ìfẹ́ kó sáfòrí jìmì ìtọrọ ọmọ sí ìpáyànú rántí ni ó ìǹkùkú sí ọ̀nà lẹ́yìn rẹ̀ ó sẹ́ẹ̀tì ọ̀rọ̀ mi bẹ́ẹ̀ náà ni tako sàánú mi ó sì tùjí ń sẹ́kù lónìí kí lè máa sọ báyìí náà ó fẹ́ foríjì mi náà ni foríjì mi mo ti ẹ̀gbà fún ti foríjì mi ikẹ́ mọ̀ á nídi owó báyìí kèkó mẹ́rin náà nídi owó gidi owó gidi ní o ọlọ́run fún mi ló fún mi ló wàláyé sì sí dáadáa sẹ́sẹ̀ ní ó ti foríjì mi eléyìn ọlọ́run jẹ nílé yẹ́rẹ́ ti sọ bẹ́ẹ̀ àwọn àfáà ní méjèèjì ló dáa kéyìn òkú papọ̀ ṣùgbọ́n nǹkan kọ̀ọ̀kan ókùn kọ̀ọ̀kan kí la bùkátà ní alkhawfu asọ́díkù ìpayà ìtòótọ́ la ìdí tó jẹ́ pé ń tó ń tú bá ń bẹ́ ó ti désàlẹ̀ ọkàn rẹ pẹ̀lú bánu jẹ́ pé ò tó padà dẹ́mà ta bá sì láàrin kan pé bẹ́ẹ̀ nìkan bá nìyàn wa lórí ẹ̀ yóò ní àà ọlọ́run ọgbà nítòótọ́ onírìnà kan pé ọ̀pọ̀ níkẹ̀ ara àkẹ́ náà làforíjì wà àti nǹkan tó túnmọ̀ béèrè jẹmọ́ bá ṣe rí méjèèjì bá ṣe rí kó papọ̀ rí ní paríparí ọjọ́ òní kìí lọ pàbá ibẹ̀ o náà ni ìrọ̀lẹ̀ lẹ́yìn asiri tí a náà kóòrùn tó wọ̀ kápọ̀ ní gbólé kápọ̀ ní ìfàwọlẹ̀ fún Allah subhanahu wa ta'ala kápọ̀ ní ìmọ́jẹ̀kẹ́ ní òpó lọ́dọ̀ ọba àdẹ́dà jọmọ́ ọjọ́ náà tó ń kásẹ̀ lọ́wọ́rẹ́wọ́rẹ́ nù asọ́bà náà ní èsì àmàpáàdì ọdún àìmẹ́yẹ èèyàn ìlàjọ wọnú 1 to 10 yíó tí ó dùn ní 1 to 10 pé ìdùlẹ̀ ìjàdì tàjọ ń wo ìrìyàlọ́ ọlá oníyọ́mùlẹ̀ tó tóbi ní àwọn ọjọ́ hajj apákan ní ọ̀la ní àwọn afáàfà yóò tó pọ̀ tí èsì tí a mọ̀ sọ́mbí ara tó sì fà náà ni pé ṣe bí ànàbí sọ pé alhajju arafa arafa ìgbẹ́gbẹ́ oní hajj bí bàtà sọ wípé aljuma tó kútúbà kútúbà gangan ní hajj ní juma ṣùgbọ́n tó ti bẹ́ wọ́n fà sí ìfàsọ́n apákejì ní no tẹ́ẹ̀ bá wọjọ́ ọ̀la in tọ́pọ̀ nù sí hajj ń bẹ o ní ìkakúra ló sí àrọ̀fà bọ́n bá wọ̀ kama lọ sí Muzdalifa ọlá díbà tí ń di pé òòrùn yọ wọ́n ma lọ sí Muzdalifa wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ alẹ́ apnatul kúbọ́rọ́ in tó tóbi jùnú àwọn òkè wọ́n lọ ni wọ́n fẹ́ lọ lẹ̀ ojú tó bá fẹ́ fara wọ́n fàrí tó pín lọ dájú ẹ bá fẹ́ gẹ yóògì bákan náà a lọ pẹran ẹ bá lè lọ sí tọ̀wá fìlì fàdọ̀ yóò tọ̀wá fìlì fàdọ̀ àbọ̀ sọ́ọ́lẹ̀ ah, in tó pọ̀ jù nínú sẹ́ tálára ti fẹ́ sí ọ̀làlọ́wà apákasọ̀pọ̀ ní yọ́mùlá àjílá akbar ọjọ́ kásẹ̀ rẹ̀ lẹ̀ fún 1 to 10 bó tẹ̀ jẹ́ wípé ọdún ò tí lọ di ìjọ́kejì ọdún tókẹtẹ̀ jọ́kẹrin rẹ̀ bákanáà jẹmáà nínú àwọn súnánà tí a ti pàtì a ń lo àbọ̀ báyìí láti bàtà àti wọnú kílórikọ rẹ̀ wọ́n Dhul Hijjah láti bukata zikiri bára bí sí mọ́ Allahu akbar Allahu akbar lọ́tún lóṣì ṣùgbọ́n látìgbà tí oòrùn ti wọ̀ lánàtà àti bọ́ sí kírókọrẹ̀ yóò mọ̀ àrọ́fà yìí adàdí àbùkátà zikiru ti ẹ̀yìn irun ìlàmọ̀ wá se lọ tí è di bádàlà asiri tó tí è di ẹ̀hẹ̀nàm eh, bádàlà asiri ìjọ kẹrin sílíyà lásọ̀pù méjì ni mútúlákù lélé kò sí gbátà lè máa sọlé mútúlákù o náà ni Allahu akbar Allahu akbar la ilaha illallah ṣùgbọ́ta bá ń kírun tán àti bẹ̀rẹ̀ tó náà báyìí la ilaha illallah lásìkò lẹ́yìn ìgbà tí a bá parí istighfar ta ìsọ kan ti wílẹ̀ kan alhamdulillah lẹ́yìn ọkọ̀ ọ̀kan lámàwí ohun kàlùkú ní ó sì máa sọ tí ẹ lẹ́yìn ọkọ̀ ọ̀kan ṣùgbọ́n tí a ti fírí wáyé ohun ọjà ọ̀nà ọjà títí tí è dìgbà tí méjèèjì ọjọ́ kúrí bọ odò ọlọ́ngbà ní bàdá lọ́wọ́ bákan náà afẹ́ pẹran gbogbo àwọn tí wọ́n gbogbo ẹni tó kú tó ń bá kú jí wọn lòun fẹ́ lọ tó náà ọlọ́njẹ́ kárìíra gbogbo ẹn tí kèètì ẹ̀ tí rí green light bí ó sì pẹ́ran ọlọ́mùbù wà láṣìírí ìwọ́lá ní o a ní ẹlòmí ìwọ́n láti ń kó bùkátà wá bá gbogbo àmà ya wa pátá lọ́tún lósì funfun ní o ní o tí ní o

الحمد لله الذي خلق السماوات والأرض وجعل الظلمات والنور ثم الذين كفروا بربهم يعدلون ثم الصلاة والسلام المبعوث رحمة للعالمين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد فيا عباد الله أوسيكم ونفسي بتقوى الله هذه وصية بارئنا لجميعنا بل للأول والآخرين قال الله تعالى يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مربعة عما أرضعت وتدعو كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله الشديد أمة الإسلام إن الله سبحانه وتعالى نوع علينا عباداته لنزداد بهن خيرا وأجرا وبركة من عنده سبحانه وتعالى ومن ذلك هذه الأيام العشر عشر أوائل شهر الله بالحجة فإن الله سبحانه وتعالى جعل فيها خيرات عديدة لكل راقب ولكل من يريد وجه الله سبحانه وتعالى من استغفر الله في هذه الأيام غفر الله له من استزاد الله سبحانه وتعالى في خير الدنيا والآخرة زاده الله خير الدنيا خير الدنيا والآخرة أمتنا فهذا اليوم يوم الجمعة وبالتالي هو يوم عرفة وقد حد رسول الله صلى الله عليه وسلم وشهد يوم عرفة أما يوم عرفة في حدة رسول الله صلى الله عليه وسلم فقد وافق يوم الجمعة أمة الإسلام استحف رسول الله صلى الله عليه وسلم الحجيج بالإفطار في مثل هذا اليوم ليتقوى على العبادة وعلى الدعاء وعلى الذكر وعلى تضرع والابتهال بالله سبحانه وتعالى أما غير الحجيج فلهم أن يصوموا لما جاء من حديث أبي طلبة الأنصاري رضي الله تعالى مرضاه أن الله أن صلى الله عليه وسلم أخبرنا أن صيام يوم عرفة يكثر السنة الماضية والقابلة وفي رواية صيام يوم عرفة أحتسب على الله أن يكثر السنة التي قبله والسنة التي بعده أمتنا هكذا كان صلى الله عليه وسلم خرج من منى بعد الضحى بعد الإشراق صبيحة, صبيحة يوم عرفة فأصحابه انقسموا قسمين بعضهم يلبون يقولون لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك وبعد الآخرين يهللون جاء هذا من حديث ابن عمر رضي الله تعالى عنه وارضاه ولم ينكر رسول الله صلى الله عليه وسلم على أحد منهم حتى يبرس صلى الله عليه وسلم إلى عرفة فلما جرس صلى الله عليه وسلم عرفة خطب الناس مساء عرفة بعد مساء عرفة وكذلك جمع صلى الله عليه وسلم بعرفة جمع تأخير بين صلاتي الظهر والعصر يومئذ وهذا الرسول أثر فيهما القراءة ثم بعد هذا أخذ يتبرع وينكر ينكسر بيدي ربه سبحانه وتعالى بالابتهالات والانكسارات من الدعاء والتعليل والذكر حتى كان صلى الله عليه وسلم رفع يديه متى عرف يدعو يدعو ملحا على الله سبحانه وتعالى لذلك كان رسول الله صلى الله عليه وسلم يعلم أصحابه بل يعلم أمته بأن خير الدعاء يوم يوم عرفة خير يوم دعا فيه مسلم يوم عرفة وخير ما قلت أنا والنبيون قبلي لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير بارك الله لي ولكم في القرآن والسنة ونفعنا الله وإياكم بما فيه من الذكر الحكيم أقول ما تسمعون أستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه كان غفارا الحمد لله وكفى وصلاة الله وسلام على عباده الذين اصطفى أما بعد أمتنا اتقوا ربكم في السر والعلن قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون أمة الإسلام ألحوا على الله بالدعاء فهذا اليوم يوم خير وبركة بل ويوم مباهاة يباهي الله سبحانه وتعالى ملائكته بيان الملك فيقول ماذا يريد هؤلاء عبادي جاءوني شعفا غبرا وإني أشعركم بأني قد غفرت لهم جاء هذا من حديث أم المؤمنين عائشة رضي الله تعالى عنها وجاء من حديث أبي رضي الله وجاء من حديث ابن عمر رضي الله تعالى عنهم أجمعين لذلك سمى أهل العلم هذا اليوم يوم المباهات يباهي الله سبحانه وتعالى تعالى ملائكته لآل الموقف أمتنا هذا اليوم يوم العتق يعتق الله سبحانه وتعالى رقاب عبيد من خلقه من النيران في مثل هذا اليوم ماذا جاء من حديث أم المؤمنين عائشة رضي الله تعالى عنها أرضاها قالت قال رسول الله صلى الله عليه وسلم ما من يوم أكثر من أن يعتق الله فيه عبدا من النار من يوم عرفة أمتنا هذا اليوم يوم خير وبركة فبادروا وسابقوا إلى الخيرات فإن الله سبحانه وتعالى واسع لمغفرة واعلموا أن أمة هذه الأمة انقسموا قسمين في مثل هذا اليوم بعضهم أخذوا جانب الخوف وبعضهم أخذوا جانب الرجاء لكن الأفضل فيهما أن يجمع الإنسان بينهما لكن لا, لا بد أن يكون خوفه خوفا صادقا وأن يكون رجاؤه رجاء محمودا فمن فعل هذا فقد أفلح ونجا وساعد قال الله تعالى فمن زوز عن النار وأدخل الجنة فقد فاز بالنيل المرغوب فاز الإنسان بالنيل المرغوب فاز فاز الإنسان وبالنجاة من المرغوب فاز الإنسان والفوز لا يتم إلا بهذين الركنين بالنسبة النجاة من المرغوب وبالفوز بالمرغوب لذلك قال الله تعالى فمن زوز عن النار وهذا النجاة من المرغوب وأدخل الجنة وهذا إثبات أو وهذا نيل الرجاء فقد فاز بعد هذا جاء الفوز والفوز لا يتحتم إلا بنيل المرغوبات وبالنجاة من المرهوبات نسأل الله الذي لا إله إلا هو أن يوفقنا حتى نتعايد على خير وعافية وبركة ورزق وتوفيق وفضل من الله سبحانه وتعالى ونسأل الله الرحمن ألا يجعل هذا هذا اليوم آخر عهدنا بيوم عرفة وأن يكر علينا عديدات من هذه الأيام فهو على ذلك قدير وبالإجابة جدير ونسأله سبحانه وتعالى أن يرجع وأن يرد علينا إلينا أصدقاءنا بل أمتنا أمة الإسلام من إخواننا الحجيج إلى بيوتهم سالمين غالمين وأن يجعل الرحمن حجهم حجا مبرورا وسعيهم سعيا مشكورا وذنبهم ذنبا مغفورا وعملهم عملا متقبلا وهو على ذلك قدير وبجب الجدير اللهم ربنا اجعلنا وإياكم ممن يستمعون القول فيتبعون أحسنا اللهم ربنا أعز لسوى المسلمين اللهم ربنا أعز لسوى المسلمين اللهم ربنا أعز لسوى المسلمين ودمر عداك داء الدين اللهم ربنا دمر عداك داء الدين اللهم ربنا اغفر لحجيج بيتك الحرام اللهم اغفر لحجيج بيتك الحرام واغفر لنا وأشركنا معهم في الأجر يا أجود الأجودين اللهم من حج في هذه السنة منا بالنية فتقبل منه ومن حج بنية وبجسده فتقبل منه ومن أراد ذلك حققه له يا أرحم الراحمين ويا أجود الأجودين اللهم ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير لا تحرمنا يا ربنا حرم عندك بشر ما عندنا يا أرحم الراحمين أمتنا وأعلم أن ربكم سبحانه وتعالى أمركم بأمر بدأت بنفسي وثنى بملائكته وثلث بكم قال الله سبحانه وتعالى إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلوا على نبيكم الصادق المسدود القائل في مقلات الصيئة الثابتة من نسي الصلاة علي خطئ طريق الجنة اللهم ربنا صل وسلم وبارك على هذا النبي الكريم خاتم الأنبياء خليل الرحمن نبي الرحمة نبي التوبة المبعوث رحمة للعالمين اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آل وصحبه وسلم تسليما كثيرا